إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله ربكم واشكروه على نعمه عليكم نعمة الإسلام ونعمة بعثة نبينا محمد صلى الله عليه وسلم وقد أرسله الله إلى الناس أجمعين فبلغ البلاغ المبين وأدى الرسالة إلى الناس أجمعين فمما حذر منه النبي صلى الله عليه وسلم بل أول ما حذر منه النبي صلى الله عليه وسلم عبادة غير الله فإن الله سبحانه وتعالى بعث محمدا بين أناس متفرقين في عباداتهم منهم من يعبد الأحجار والأشجار ومنهم من يعبد الشمس والقمر ومنهم من يعبد الملائكة ومنهم من يعبد الصالحون فقاتلهم رسول الله صلى الله عليه وسلم ولم يفرق بينهم ثم جاء من بعده قرونا آخرين فبدلوا الكتاب ودخلوا علي ودخل عليهم الشيطان ف فزين لهم عبادة غير الله وجاءوا بشبهة خبيثة يقولون أن عبادة الأسنام هو الشرك بالله فقط عبادة الأسنام هو الشرك فحسب أما عبادة الأولياء والصالحين فهو التوسل فقط ويظنون بذلك أنهم يفعلون خيرا يعكفون عند القبور ويعبدون الأضرحة ويزورون الأضرحة فابتدعوا في الإسلام هذا الشرك وأوقعوا الناس فيه ولذلك عباد الله لا ينبغي تحقير مثل هذه الأشياء بل لا بد أن نبينه للناس لأن كل عبادة غير الله كل عبادة غير الله شرك مهما كان حتى لو كان نبيا مرسلا أو ملكا مقربا يقول الله تعالى في كتابه العظيم أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا عباد الله ومن أعجب العجاب أن هؤلاء الذين يعبدون الأضرحة ويعكفون عند القبور ويدعون الأموات يظنون أنهم على الإسلام ويحاربون من يعبد الأسنان ويعبد الأشجار ويعبد الأنهار ويظنون أن هؤلاء فقط هم المشركون أما, أما هم نحن فهم مسلمون من, عند من, من عندهم فهذا كذب عظيم فهذا كذب عظيم وافتراه على الله في الدين فإن كل من عبد غير الله فهو مشرك مهما كان معبوده ولذلك يا رعاكم الله لا لا ينفع من يدعو من دون الله مهما كان يدعو حربه ودفاعه ومهاجمته آه، لل للمشركين الذين يعبدون الأسنام هم, هم سواء هم مشركون جميعا هم سواء هم كلهم معرضون عن عبادة الله فهم يحاربون إخوانهم وهم لا يعرفون ذلك dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ẹ̀yin ọlọ́wọ́ bá nìkan ló tọ́ sí ẹ̀yin wa àti gbogbo ọpẹ́ wa ibadallah bákanáà a jẹ́rì pé ọlọ́wọ́ bá nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́wọ́ bá a sì jẹ́rì pé òjíṣẹ́ àti àánú rẹ̀ kó mọ́ bẹ́lú rẹ̀ àtàwọn ará alẹ́ rẹ̀ ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba kásì rántí àwọn àdẹ̀rà Ọlọ́run Ọba lórí wa nínú àwọn àdẹ̀rà Ọlọ́run Ọba tó ga jùlọ òun náà ni pé Ọlọ́run ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó sì ṣe ní ọ̀rọ̀ fún láti jẹ́ iṣẹ́ náà ó jẹ́ ó sì pé annabi sallallahu alaihi wasallam pé o tí é dórí ibùsùn kú báyà annabi sallallahu alaihi wasallam jíṣẹ́ fáwọn èèyàn ni ibadallah nínú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam wá òun náà ni ìsorogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala annabi sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba dẹ̀ gbé e dìde láàrin àwọn èèyàn tó ṣe pé oríṣiríṣi àwọn nǹkan ọ̀tọ̀tọ̀ náà ń jọ́sìn fún in bẹnu wọn tó ṣe pé wọ́n ń jọ́sìn fún àwọn ère in bẹnu wọn tó ń jọ́sìn fún àwọn igi in bẹnu wọn tó ń jọ́sìn fún àwọn odò in bẹnu wọn tí wọ́n ń bọ màláíkà in bẹnu wọn tí wọ́n ń bọ àwọn èèyàn rẹ̀ in wọn tí ń bọ àwọn annabi Ọlọ́run Ọba anábi sallallahu alaihi wasallam wọ ọlọ́wọ́ bá gbé dìde láàrin wa ó sì ó takò gbogbo rẹ̀ bọ̀ yí pátápátá anábi sallallahu alaihi wasallam sì ṣe wọ́n ní bákan náà ṣùgbọ́n láì wá gbà náà lẹ́yìn gbàtá anábi sallallahu alaihi wasallam kú tí àwọn ilomi wá lẹ́yìn anábi sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn sàábẹ̀ rẹ̀ lẹ́yìn sẹ́ntúrì tó lọ́lá jùlọ ṣètọ́ ni bá wọlé tọ̀ wọ́n pé ah, ara gẹ́gẹ́ bó ṣe wọlé tọ̀ àwọn àjọ ànábì Nuh náà ni àwọn èèyàn rẹ̀ èèyàn rẹ̀ náà ni wọ́n ṣe bá ń bá yín bẹ Ọlọ́run Ọba nígbàtí ẹ wà láyé náà ni ẹ̀yin náà sì mọ̀ pé Ọlọ́run Ọba máa ń gbọ́ àdúrà wọn a sì máa gbà so nígbà tó ṣe pé nígbà tán wà láyé wọ́n máa ń bá yín bẹ Ọlọ́run náà ni ẹ jẹ́ kẹ́ ẹ máa bọ wọ́n ibadallah àwọn èèyàn gbàtàn jẹ́ torí pé wọ́n ti pa tírà Ọlọ́run bá ti wọ́n ti pa súnnà nabi sallallahu alaihi wasallam ti ìtẹ̀lé ó sì ti lẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bọ àwọn sàárè wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ àwọn ẹni rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń wá sàárè àwọn èèyàn káàkiri sàárè sàárè kìnílélé sàárè kìnílélé sàárè àwọn sàhábà ó sì rí sí wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ sàárẹ́ àwọn àìmà Imam Shafi'i ni wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ́ oríṣìíríṣìí àwọn sàárẹ́ ibẹ̀ wọ́n bọ́ àwọn ènìyàn wọ́n ń bọ́ lẹ́ni tí wọ́n ń lérò pé àwọn ò ṣẹbọ́n tàwọn tó dípé ṣe ìtọ́nù ti wá tàn wọ́n jẹ àwọn ń àwọn ẹlẹ́bọ làwọn tán ń bọ láwọn tán bò kúta láwọn tán bọ́ odò àwọn ẹlẹ́bọnù sáwọn ilé àwọn ẹlẹ́bọnù àmẹ́ẹ̀láwà ipé sáàrè àti ká máa travel lọ sáwọn sáàrè ńláńlá sọ̀kan lọ máa bọ́ sọ̀kan lọ máa ṣe oríṣìíríṣìí àwọn àjọsìn níbẹ̀ so wọn ò káfẹ́ bọ́ kódà nínú tó tún jọyàn lójú òun ni pé oríṣìíríṣìí àwọn èèyàn tí wọ́n ti máa gbọ́ pé ah ẹnìkan pé à tó jagun islam kan kìníkàkìníkà ó jẹ́ wá jáwọn ẹlẹ́bọ́ lọ ìgbàtẹ́ tí ó bá padà gbọ́n ẹrù irú àwọn bẹ́ẹ̀ náà wò èyàn rí pé àwọn tó ń bọ sàárè náà làwọn náà wọ́n sì gbógun ti àwọn tí wọ́n ń bọ tí wọ́n ń bọ igi bọ odò ẹ̀yàn ọlá kóhun ti gbógun ti àwọn ibádàlá in tí èyàn fi gbọ́dọ̀ máa wò bàjẹ́ lójú nìyàn in tí èyàn fi gbọ́dọ̀ gbógun ti nìyàn so àwọn náà tún wá ń wò pé ààrá ah, o àwọn gan àwọn mùsùlámù dúró tó gbogbo àwọn ẹlẹ́bọ ohun àwọn ilé tí wọ́n gbógun tàwọn kírísítẹ́nì ah, so kí ló kù mọ́ fáwọn ilé nínú islam látọ̀ sí pé ẹbọ ẹbọ dé fi pé ó fi wá padà di pé wọ́n ma àwọn khalifa khilafa nínú islam wọ́n ma wọ́n sì ma lórí ẹbọ táwọn èèyàn lọ hajji ma tó gbé sàárè sàárè sàárè sàárè làwọn èèyàn lọ kí ibadallah so aburú ìmá bọ àwọn auliya in tó business yẹn lọ́wọ́ bá nìyẹn ibadallah wà ríro àwọn kaba yìí náà ti ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn èèyàn rò pé àwọn fẹ́ takọ ẹbọ àti ìmá ṣẹbọ wọ́n ní à ah, ọya àwọn oní èrè yìí àwọn oní Ṣàngó àwọn oní kìní kan àwọn ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n o wọ́n ní ọya gbogbo yín náà ẹ kó nǹkan táwọn bàbá yín nílé káfi jà wọ́n lógun fala hawla wala quwwata illa billah wọ́n àti gbogbo ọ̀nà àwọn ẹbọ tí wọ́n ń ṣe so ẹwà rí pé àwọn tí wọ́n ń gbógun ti wọ́n yìí náà oríṣiríṣi ìrànà nínú ẹbọ àwọn náà ń dánwò jálàbí ní kúà ìmá bọ àwọn wàlí yìí ní kúà oríṣiríṣi ìrànà oríṣiríṣi ìrànà ẹbọ náà ń dánwò wa yahsabuna annahum yuhsinuna ẹ jẹ́ ká tún máa gbógun ti àwọn eléré àwọn onífá àwọn oníkìníkà so torí pé wọn ò gbà pàwọn ń ṣẹbọ in tí àdádálẹ̀ ma ń bí nínú ẹ̀sìn Ọlọ́run bá ní ibadallah in táwọn afá bá ń sọ pé nabi sallallahu alaihi wasallam ni tó rẹ̀ ni tí ń mú gbó tí òun náà ma ṣe ní kọ̀rọ̀ ni ó dẹ̀ mọ̀ pé tóun ṣe ò dáa kò dẹ̀ nífẹ́ káwọn èèyàn káwọn mọ́ lórí ẹ̀ amẹ́ni tí ń sàdádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ti gbóyà ti gbóyà ní ọmọ bí ṣe yóò sì máa ránka pọ́lọ̀ wọn bó sàn wọn lẹ́sàn lórí ẹ̀ a wà rí láwùjọ àwọn yóò ní à ogbó yín ẹ gbọ́dọ̀ gbógun ẹ gbọ́dọ̀ ogun wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n wọlú ní o wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ ní Ibadallah ìgbàwó lẹ́bọ̀ ti wọlú tẹ́lẹ̀ ìgbàwó làwọn èèyàn ò ṣẹbọ tẹ́lẹ̀ ìgbàwó ni wọn ò máa kó àwọn èèyàn sí ìṣẹbọ àìmọye ìgbàkọ́lá àti máa ń sọ fáwọn èèyàn pé à níṣẹ́ má délé oúnjẹ àràbí mọ́ ṣe bẹ́ àwọn ẹni náà ó tún ní ara ẹ máa wo ṣẹ́ ẹ máa wo gbogbo ẹ̀ ṣe ẹ máa wo ṣẹ́ ẹ máa wo gbogbo ẹ̀ ẹ máa pe àwọn áúlìyà ẹ máa lọ síbi àwọn sàárè ẹ lọ máa pe àwọn tó wà ń bẹ̀ ìbádọ́lá wọ́n sì ń ṣe gbogbo eléyìí wọ́n sì ń rò pé mùsùlùmí làwọn ibadallá eléyìí kò gúnrégé tó ibadallá eléyìí ò gúnrégé tó rárá ti ara ṣe ìdẹ́ wọn sọ ní pé tọ́ àà ẹ fi àwọn ẹlẹ́bọ́lẹ̀ kan wọ́n wọ̀lú kọ́dẹ̀ máa ṣe tó bá wù wọ́n ara ìtẹ́ yẹn sọkọ́ nìyẹn bẹ́ẹ̀ ni èyí ó gbógun ti ẹbọ náà ni gbogbo rẹ bọ́ọ̀lì yóò tí wọ́n sọ ni pé ara nígbàtà náà ti wá jẹ́ ó yá ìtẹ́ wọn sọ ni pé ẹkọ́ yá ká kí gbogbo ẹbọ wá wọ̀lú kí ẹ̀wà entertain ẹbọ but ìyẹn náà ẹbọ náà ni kí ẹ̀ náà àsìkò ní láti ronú kí ẹ̀ náà kí àwọn tí wọ́n ń ṣe ìyẹn náà kan fi ìyẹn lẹ́nà ipé ìbọ àwọn áwùlìyà ìbọ àwọn ẹni eré ìbọ àwọn mímọ́ lọ́bọ àwọn sàárì ẹbọ lòun náà kèsí pé kí ẹ máa bọ ère lásán ni ibadallah kí a máa bọ̀ àwọn tí ń bẹnu sàárè kí a máa bọ̀ àwọn áwùlíyà kí a máa pè wọ́n kódà annabi sallallahu alaihi wasallam kí a máa pè annabi annabi lọ́lá o annabi sallallahu alaihi wasallam lọ́lá kí a máa sì bọ́ torí nínú àwọn mùsùlùmí ní north in bá ń sọ fún ìkannú àwọn bára pé a máa fọ́lá annabi bẹ̀wọ́n máa ma fọ́lọ́ ma sọ pé torí ànábì kò fún kún fún ọlọ́wọ́ aláìbó ṣe yí ma lọ́wọ́ nù pé áhà ó lànábì olọ́lá ibẹ̀ náà pàá sí ibi olànábì olọ́lá o so ànábì sallallahu alaihi wasallam lọ́lá a ma ń tàn bára wọ́sọ ní pé àyí bọ́ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ọlọ́wọ́ bá ànábì sallallahu alaihi wasallam ní sẹni tá a ma ń bọ́ gan ànábì ò fẹ́ bá bó bẹ́ẹ̀ bọ̀ ànábì sallallahu alaihi tó ń pẹ́ ànábì yàtọ̀ sọ́lọ́wọ́ bá bó bẹ́ dọ́dọ̀ Ọlọ́run Ọba ní lọ́jọ́ gbéǹde annabi sallallahu alaihi wasallam yóò kọ́yàn ní pé èmi ò mọ̀ ẹrú Ọlọ́run Ọba annabi sallallahu alaihi wasallam náà fúnra rẹ̀ Ibadallah ilé ìwá ń ṣẹlẹ̀ ilé ń ṣẹlẹ̀ tó sì ń báyàn nú jẹ́ nípẹ́ ṣe ìbọ́ eré ṣe ìbọ́ odò ṣe ìbọ́ igi sóhun ní kẹlẹ́bọ ni kí a máa bọ àwọn èèyàn náà ó wọnú rẹ̀ Ibadallah kí wá láwọn Nasara fi jẹ́lẹ́bọ kí wọ́n láwọn nasọ́rọ̀ fi jẹ́lẹ́bọ torí pé wọ́n bọ annabi ọlọ́wọ́ bá ní náà so wọ́n bọ annabi ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lè sọ pé wùláìkà lèdínà yad'un ṣe ráwọn èèyàn dáadáa tẹ́ ń bọ yẹn inú kùránì lélẹ̀ ìwá yabtaguna nípò wo ló súnmọ́ Ọlọ́run Ọba jùlọ wa yarjuna rahmata wọ́n sì ń ran kánú Ọlọ́run Ọba wa yakhafuna adhaba wọ́n sì ń páyà ìjìyà Ọlọ́run Ọba Ọlọ́run Ọba júwe àwọn èèyàn tí wọ́n ń bọ̀ nìyẹn o nínú àdánwò gbá wa yìí ni pé kí ẹ̀rù pẹ́ bọ́ nìkan òun náà àwọn tí wọ́n ń bọ eré àwọn tí wọ́n ń gẹ́mù sí ń sọ kìí sí pé tí ń sọ ní pé àwọn tafẹ́ máa bọ odò tafẹ́ ó yá ẹjẹ́ kan wọ̀lú ara but àsìkò ní láti tají pé ẹ bọ́ lè tàwọn èèyàn tọ́pọ̀lọpọ̀ àwọn tán fẹ́ gbé gbógun ti àwọn èèyàn náà ń se láti jọ yìí àbíbò lè yóò ṣe lọ sí ibi téèyàn ti lè fẹ́ kojú ẹ̀ tí wọ́n máa tún wá sọ pé Islam lèyàn ń jà fún nìyẹn ara àyàn lèyàn ń jà fún agbára téèyàn níyẹn control téèyàn níyẹn lèyàn ń ọ̀dọ̀ àwọn ilé ìwọ̀n mọ̀ padà lọ tó máa wọnú ìlú ìbádàlá so gbogbo ẹ̀ náà ẹbọ ni ìbádàlá eh, gbogbo ẹbọ ni o gbogbo ẹbọ ló sì ẹka jìnà sí nínú àwọn nǹkan táwọn èèyàn máa sọ ní pé ah, ìmọ̀ bọ̀ àwọn áwùlìyà ní pé à ń sakàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ̀ bá ní ìbádàlá eh ìbádàlá ẹ̀sìn wọ̀ ẹ̀sìn tá fi tagẹ̀ tá fi sáwàdà ibadallah alqiyam aljanna àti náà mẹ́lá ń bára wa sọ ifá in tó sípọ́lọ̀ ẹbọ tó sípọ́lọ̀ wọn bò ní foríjì so wọ́n ni ara an wákà sọ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé wa yaquluna ha'ulahi shufa'a'una 'inda Allah wọ́n ni wọ́n ma bọ́ wọ́n zulfa nípa afẹ́ kan súnwà mọ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní inna Allaha yahkumu baynahum yawma al-qiyamati fima fihi yakhtalifun ọlọ́wọ́ bó dájọ́ láàrin wọn lọ́jọ́ ọgbẹ́ǹde níbi àwọn nǹkan tá pínyà ń bẹ̀ ọlọ́wọ́ bá ní inna Allaha la yahdi man huwa kadhibun kaffar ọlọ́wọ́ bó ní tọ́sọ́nà òpùrọ́ kèfèrí ẹwọ̀nkẹ́ in táwọn ẹlẹ́bọ ń sọ yìí in táwọn ẹlẹ́bọ wájú náà ti sọ náà nìyẹn ní pé àbọ̀ ah, ah, ah, wọn afẹ́ká sún wa mọ́lọ̀wọ̀n ọba náà ni pé a ṣe pé àwọn áwùlìyà tá ń pè ìsáwọn wà líyọ ọlọ́wọ̀n ọba tá ń pè àbọ̀ wọn afẹ́ká sún wa mọ́lọ̀wọ̀n ọba náà ni àwọn èèyàn náà ti sọ bẹ́ẹ̀ kò làwọn nínú ìyà ọlọ́wọ̀n ọba ọba ẹbọ ò mọ́ síbi pé yẹn ń bọ odò lásán ẹbọ ò mọ́ síbi pé yẹn ń bọ igi lásán ìbádàlá ẹ̀sìn wà ní ìpìlẹ̀ ẹ̀sìn wà lélẹ̀ yìí in tí èyí fi báyàn kankan ṣeré lélẹ̀ wàláyí tawhid ọ̀rọ̀ ẹbọ èyí fi báyàn kankan ṣeré kò síbẹ̀ ní òṣèlé jẹ́ ọ̀rọ̀ pé bíyàn bá fi ṣàṣe lórí ẹ̀ tí yàn bá yẹ kú lórí ẹ̀ iná ni iná gbére ni ìbádàlá ọlọ́wọ̀n bá ló sọ ọ́ ọlọ́wọ̀n bá ló torí kí lédé tó wípé àwọn èèyàn tó nífẹ̀ẹ́ wa tán fẹ́ dáadáa fún wa láyé àti lálkìyàmà kí lédé tà ń kọdí wọn nínú ẹ̀sìn ọlọ́wọ̀n bá bẹ́ẹ̀ lómi bá tún gbélé ìtàn sọ yóò ní àwọn ah, kọ́lá àwọn tún pín lórí mímbà lónìí ọlọ́wọ̀n bó sọ́nà ò pín ni tàwàlá dákọ̀ tàwàlá dákọ̀ báyìí pé eh, ok ìwọ báyìí ìwọ báyìí ìwọ báyìí ní òwọ́nẹ́ sọ́nà ò sọ pàwọn ẹ tó sẹ bó wọ́nẹ́ ni ká máa

gbogbo àwọn kíní òdodo ní ìbádàlá kò yẹ ká ma fi sí è torí náà ìbádàlá ẹ jẹ́ ká mú ẹ̀sìn wa lọ́kùnkúndùn ẹ jẹ́ ká mú ẹ̀sìn wa ní ọ̀kùnkúndùn ẹ jẹ́ kí a ka ntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kàkún ntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú Qur'an ẹ má jẹ́ ká jẹ́ olùtakò Qur'an ọlọ́wọ́ bá barakallahu li wa lakum fil Qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلن إلى أنفسهم طرفة عين اللهم ثبتنا على التوحيد يا رب العالمين اللهم توفنا مسلمين اللهم توفنا مسلمين اللهم توفنا مسلمين يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد